وصيته للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام فخان المساجد الثلاثة التي أباح لنا الشاري بشد الرحال إليها مسجد رسول الله صلى الله عليه وسلم بالمدينة بني أو شرع في بني هذا المسجد بعد أول رسول الله صلى الله عليه وسلم المدينة بأقل من أسبوعين وكان موضع هذا المسجد ملكا لغلامين يتيمين هما سهل وسهيل كان في حجر أسعد ابن زرار رضي الله تعالى عنه وأرضاه وكان هذا المكان مربدا لبني نجار لكنه ملك لسال وسهيل ساوم رسول الله صلى الله عليه وسلم الغلامين بدعائه بني نجار بقوله فامنوني, فامنوني بحائككم يا بني نجار فامنوني بحائككم فقالوا لا نساومك بأرضنا بحائطنا وإنما نطلب ثمنه إلى الله وقد استغرق بنو هذا المسجد 12 يوما بدأ رسول الله صلى الله عليه وسلم ببني هذا المسجد هو مع أصحابه وكان ينقل اللبن معهم والأحجار معهم وقدر وقد رآه بعضهم عارضا لبنة في بطنه فطلب منه أن يساعده فقال يا رسول الله ناولنيها فتجاوب معه رسول الله صلى الله عليه وسلم بقوله اذهب وخذ غيره فإنك لست بأبقر إلى الله مني وقد عايش وشاهد هذا المسجد التوسعات المختلفة وسنعرج على هذه التوسعات مع سنة كل منها إن شاء الله تعالى وقال نفا بدأت توسوى المسلمين أن ترى لكي كراد جريفان النبي صلى الله عليه وسلم أن تبرد عن لقبة ما جاك يفوقوا لو برث لكي كان نبي وقال

kọ́dá àjú gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ lábẹ̀ẹ́bẹ̀ náà kọ́ wá jẹ́ kọ̀rọ̀ wa àti gbangba wa kó tó ṣe déédé náà níbi ìbẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn sálàfù wa ìṣẹ̀làyé rẹ̀ dọ́tọ̀rọ̀ bá débẹ̀ àásọ insha ọlọ́run fún ṣàhádà awá fẹ́ sọ kíìmà tí ń bẹ lára mọ́sálásí torí pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí tí ń kú lára wa mùsùlùmí ẹ̀sìn ó ti dàsàmbómi rúúsù ẹ̀sìn gangan àti ń sàfẹ̀ẹ́kú rẹ̀ ààrímá fún díẹ̀ yìí abùkátà ìmá dáwà padà sí ìpìlẹ̀ wa ìmá dáwà padà sí àná wa torí ẹni ànàbá sọnù mà lọ́wọ́ òní ò lè yanjú o torí pé tó ní bá sọnù ànàlá ìwà àwọn bọ́rọ̀bọ̀ mọ́sálásí mẹ́rin ìmẹ̀ mọ́sálásí gbáǹkọ́bù táǹsọ́ì tẹ́rì sí báàkì mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ kẹ́ǹkọ́ orí mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta ni a ti parí mọ́sálásí àkọ́kọ́ Mísà tó ẹ̀ká sọ sí kẹta, ṣùgbọ́n mo tún lọ sọ́n jẹjọ pé Mẹ́sìn Nàbàwílá máa sọ, Mẹ́sìn Kùbà lábà máa sọ, nítorí pé ọjọ́ orí rẹ̀ jọjọ́ orí mọ́sálásí Ànábì lọ. Sallallahu alaihi wasallam ṣùgbọ́n ni a padà sọ kẹ́yìn sábà pé onólò sí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù ní ṣùgbọ́n ó gé sẹ́pù sí mọ́sálásí ànìyàn eh, eh, sí sọ́rì sí mọ́sálásí Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ò náà tó gé sẹ́pù wá sálẹ̀ fún mọ́sálásí ànìyàn mọ́sálásí náà gé sẹ́pù wá fún mọ́sálásí Makka sọ̀látún fi masjidi hada khairun min alfi sọ̀látín fil ghairi illa al-masjid al-haram جاء من حديث أبي هريرة رضي الله عنه وجاء من حديث أبي سعيد الخدري أما أصحابي يعني تواندون حديث إنه mọ́sálásí tó jẹ́ mẹ́sàtàn sallam tí a bá ti ń bí wá pé kí ni èjì mọ́sálásí rùn gbogbo ẹn tí mọ́sá ti ma déètì ìjírọ kọ́ sásọ gbogbo ẹ̀ lódìdí kọ́ mọ́yàn tí a má ní ọdọọdún mẹ́lẹ̀ tí a kọ́ mọ́sálásí ní ìsìn ó di 1447 years kò jẹ́ kí n kẹ́kọ̀ọ́ òdí nítorí pé ìjírọ̀ bí náà ni a fi mú bẹ́ẹ̀tì ìjírọ̀ ìjírọ̀ náà sì rí pé ọdún tí Ànábì pò Mákà tó dé Madina awwalu amalin bada abir sallam iṣẹ́ ẹ̀sìn tánàbí iṣẹ́ Madina pọ̀ ṣùgbọ́n sí àkọ́kọ́ tọ́kọ́kọ́ mú Abi Ayyub nazala bidari Abi Ayyub al-Ansari Abu Ayyubu a ọlọ́njọ́ ọlọ́ndakùn mọ́fúnlẹ̀ mọ́wàá

nílé pé ìdáyẹ ọlọ́mìnira sàṣálàm ìtọ̀sọ́nà ọba dẹ́dà àdàbí bá sọ̀kalẹ̀ sílé àbí ayú àwọn bàbá wa aláǹfàn lẹ́skúz nítorí pé àwọn nkẹ́kẹ́ ń bẹ tí wọ́n ò rí ìwọ̀n bá tí wọ́n sì rí wọ́n ṣe ní ìṣẹ́ tó jẹ́ wípé ẹ̀rù ń bà wá gan pé tí a bá lórí gbogbo òyòkú ọ̀sápọ̀lé bá wà ìmá wọ́n sọ fún àníjọ̀ ńlá tó bá fi fóòmù sùn àsùnwọ́ná ló sùn kí ló dé torí pé wọ́n ń wò pé kò ní jẹ́ èyí ò lè fẹ́ jí lóòrùn wọ́n ò rí nǹkan míì tí ó sọ fún ẹ pé ẹ̀ eh, àbùkátà àkáyín pé ẹ̀sọ fámi bákan náà wọ́n mọ́lò rédíò wọ́n sọ sọ sọ wọ́n sọ dé bí ilé alájá méjì ó ló sì máa gbélé orí òkè tó ròjú rí ọ̀nà gàrú ọ̀pọ̀ fún ọmọ sí wọ́n sáwọn èèyàn lórí kò ní gbọ́ràn ọ̀rẹ̀gà ibi àwọn mọ̀rẹ́ pánàbí pọ̀ maka ilé tí ó kọ́kọ́ gbé Mẹ́dínà ilé alájá méjì ọkọ̀ kan sálẹ̀ tó lówó ni ọkẹ̀ sí balẹ̀ ni fi ń kọ́kọ́ ń sàdúwà lẹ́ẹ̀kẹ́ pé àwọn mímọ̀

bẹ́ẹ̀ sì ni gbogbo wa mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìnira àti ìdẹ̀ra bọ́lọ̀ ń bá fúnlẹ̀ mọ́yàn tí èyàn sáà ń bẹ̀ tí ó bá fúnlẹ̀ mọ́yàn kò ní kí èyàn tó bá ti faradà èyàn kí èyàn olú ìfaradẹun tí ó bá ti ìmú faradẹ̀ wá bọ́ bá ṣe mọ́ náà kí èyàn mọ́ bọ́lọ̀ ọba yí pẹ̀lú bẹ́ yóò ṣàforíjì lórí yàrá kan kí ọmọ hayáwò sí yàrá kan sẹ́ kúrò tó wọ́n pè ẹmbà tí ń sọ bẹ́ẹ̀ sí yàn kọ́sọ̀ rẹ̀ dáadáa ó yẹ kí bànà jí ó múyàn pé ah sórí ìní pé báyìí mọ́kọ́ fún fúlà tí ìhàyàwó rẹ̀ ó yàrá ilé wá rẹ́ntì ó tún rẹ́ntì ní kèsí pé bóṣùn mọ́ bẹ́tẹ́ tún máa jà káwọn èèyàn sáà rẹ̀ tí a tún máa fún lówó tó afẹ́ sanwó lé sì àyàwó orí pẹ̀lú tí ó bá tí ìrísínú abẹ́ ayúbù ní orílẹ̀-èdè ọlọ́run àti àti àti àti àti ṣètò òkè àlúbí ní ìwà sókè lókìtọ́ ìràyé sáàbẹ̀m̀bẹ̀ ṣùgbọ́n tó ju ìyàrẹ́ sálọ tó wà mẹ́ torí pé dáwà ju ìràyé sálọ níbi àwọn kankan adébí náà bọ́ adébí náà bọ́ ó wá ní adébí ní sọ́ọ̀mọ̀ pé yẹ̀bìṣáni ashabi

láwà tàà jọ ń jókò tàà jọ ń fọwọ́ gbọ́n gààrí nírùngbọ́n ara wa lánàá bẹ́ẹ̀sì ah, ni kíyàn máa lò sẹ́mí wọ́n máa kó bà tẹ̀lé ìtàtàrí èèyàn náà tún ní lùí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń pè ládùwà mà èmi ni màmú tọ́rọ ọ̀rá mi because àwọn èèyàn ọgbọ̀n tí ń bá fi orí mi gbogbo kéyàn máa kó bàn lọ family house yẹ lọ́dún ìyá arúgbó kí lọ bá lẹ́bẹ̀ oníwọ́ jí ń gbé kí lọ fi bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mìíràn tó fi ń rò bẹ irú ìwò lò rìn fún ìmọ̀bẹ̀ ọba dẹ́dà káti dá káwà náà lánìyàn kánsílọ̀ lásán kànga mẹ́wàá ní bẹ̀rẹ̀ rẹ̀ tí ó di oòrùn súnmọ̀ owó kànga mẹ́wàá ní àkó fún ní local government ọgbẹ́ kankan ọwá ń kó báńkì ẹmí yóò lè balẹ̀ torí ẹ ń bá jẹ́ǹdì èèyàn mẹ́wàá kọ́ mọ́ fọkàn sí pé igé èèyàn kan ló ń ṣe oúnjẹ èèyàn mẹ́wàá kọmọ tilẹ̀kùn tọ́lẹ̀tì o abúlé yìí mùsùlùmí sọ sáà ń pé òkè ní ọmọ bọ̀ ara mùsùlùmí títí tẹ́lẹ̀bí fi wá sí àṣọ fún pé iṣẹ́ tí mo gbà kọ̀gbà bẹ́ẹ̀ tó ń ti bí àwọn abúlé yìí ó ní tí omi bá sí èsì dálẹ̀ báyìí wọ́n àti ìyàwó iṣẹ́ tí wọ́n ṣe lùkú ìkẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ kẹsàrà bí lórí bákanáà láti bàtà lè bí ti dé ó ní ní àwọn change nínú ilé wọ́n ma yọrin ni nítorí wípé tí àwọn bá lọ jẹ́nà bí ilẹ̀ nǹkan ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣubú ìrìn tí lórí ìrìn lókè lókè lókè jẹ́mọ́ sí wọn ò ti jèrè báyìí ṣe bá yíọ̀ náà nù èmi àti ń ti anáà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà òkú rẹ̀ náà lájọ́ ń súnmọ́ ní ojúmọ́ gbogbo nǹkan sì ni ọ̀tàn èyí tá mú lọ tí ń pèlẹ̀ sí náà rẹ̀ tán kò sókò tí yóò lè jẹ́ ṣùgbọ́n ọkọ̀ kan bẹ téèyàn bá fẹ́ kókún ọkọ̀ ìmọ̀nàkánà láàfún mẹ́jíyàgbé máa o ó tóbi ní o kódà yóò tó fún yẹn ní téèyàn ìwọ náà ló ní ìwọ sí ìpá ah, ọlọ́run ọmọ kàkà tí n bá fẹ́ fún gift ń sọ ìwọ náà ló níṣẹ́ so méjì ìyàgbé nínú wa ọ̀dọ́rọ̀ ni ó máa ṣiṣẹ́ sí abúrà yúbù oṣù ọlọ́run àti bánàmìsì délé rẹ̀ tí a bá tọ́ bá sí oúnjẹ tọ́pọ̀ nínú ọkùn oúnjẹ un yóò wà ní kíyàwó òun ó bú bú bú débi pé bánàbí lálejò torí kí ni kó lè bá àṣẹ́kù àwọn ẹ̀ṣẹ́ ń jẹ́ owó ní búmẹ̀ wọ́n sì ní bútí ànàbí wọ́n ṣe wà bútí gbogbo ẹ̀wọ́n wà bú fánàbí wọ́n tẹ̀ òun nílé jẹ́kẹ́ wọ́n ma wá béèrè padà tí oúnjẹ ń bá dé pé apá abúrà ibi ọwọ́ rẹ̀ gbẹ̀gbẹ̀ làwọn sáwọn ma bá forí nígbé àwọn sàábé wo àwọn kìíní kan wo ah, a sọ pé ẹjẹ́ a mọ́ sọ pé Rabbana ma ahlamaki ọlọ́ọ̀bà sùúrù rẹ̀ pọ̀ ohun tí ọba jẹ́ kọjọ́ bó ń sùúrù bẹ́ tí ọba jẹ́ ojú sùúrù bẹ́ ẹlòmí ọ̀sọ̀ nǹkan tó tún lè fi sẹ̀mì lẹ́yìn ìgbà tó sọ́tàn ṣùgbọ́n gbọ́n fẹ́ kọ́ mọ́sálásí barakat na ọtuhu fi mirbadi bani najjar mirbadu bi kẹsìrì mim ọkọ̀ yìí tí lọ́gbọ́n mọ́ pẹ̀ bẹ́ẹ̀ pọ̀ mirbadu ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ òun ni agbóòràkúnmí so nìkan no wọ́n tún lò fún agbó ẹranwẹ̀rẹ̀ náà wọ́n lo mírbádù fún wọ́n tún lo mírbádù fún makánù tẹ̀gìfífì tamuru tí wọ́n bá àwọn ṣe náà lóko tí wọ́n kà sí kọ̀dọ̀ báyìí tí wọ́n máa fi bẹ àgbàdo àkàwúrísìsò ń kọlà àwọn yàmá ń pè káàkiri abúlókà sí kejì wọ́n máa ń pè mírbádù náà bẹ̀ ibẹ̀ ni wọ́n a tún máa lò fún bí àwọn tí wọ́n bá nílà káyè tí ó ń hun orin tàbá tí sọ̀rọ̀ orin ti Lárúbáwá ọ yàtọ̀ sórin táwà ń kọ́ bí o ní ó sùnwọ̀n sùnwọ̀n pọ̀ bíṣìrísì ó ti yáwọn kí ó ní ọfí máa pé iṣẹ́ ńlá orin kí so ààyè ibi tí wọ́n bá yọ ọ́lẹ̀ tí gbogbo wọn ti ń pé wọ́n pé ọfẹ́ ẹnu ọpọlọ wọ́n ní kún kálukú ọ wá ròyìn àgbóòbà lápẹẹrẹ wọ́n wà wọ ẹni tí ọpọlọ ẹ̀ mú àtẹntọ́mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ wọ́n pé ó ń kálukú wá ròyìn àkọ́kọ́rọ̀ òjò ìgbà tó bá fẹ́fẹsẹ̀ múlẹ̀ àti ìgbẹ̀yìn gbogbo bá ń lọ àǹfàní wo ló mú lọ bóòlù ó sì sọ́ra fún lápẹ̀rẹ̀ kún ọsọ báhùn ẹnìkan kọ́ wá ròyìn àǹfàní tí ń bẹ́ ń wọ́n máa ń lo bẹ̀ náà fún mirbad láfi níbi tí ń pè ní mirbadul basọ́ọ̀ ní Basra mirbadu bẹ̀bẹ̀ makanu istima'i shu'ara ní ilkọ́ ìṣìír isa afẹ́fà yọ mẹ́ mirbadu yìí ààyè kẹtẹ́ ń kó wọn akẹ́kọ̀ọ́ rẹ̀ sí o níbi ilẹ̀un ṣùgbọ́n mirbadu yìí gangan a ń pẹ̀lẹ̀kẹ́ ní asadu ibn zuroro asadu yìí gangan fún rẹ̀ ó ti kó àwọn èèyàn jọ síbẹ̀rì sáfikánà bí ò tó wọ Madina jẹ́ Musa bin Umair ìwọlọ́mọ káwọn yàn kúrà ní makọ̀ ní nǹkan ọ̀rẹ̀sì wọ́n máa kírùn bẹ̀ náà tẹ̀lé náà ibẹ̀ náà wọ́n pàṣẹ kí náà kọ́ ànàbí kò sí kí ni wà lẹ́ẹ̀sìn wa kí ní dì bí ànàbí ṣe ń bẹ̀rẹ̀ pé àwọn ah, ah, ní ànilẹ̀ àwọn ní bàdúnà járì ni o ṣùgbọ́n igun bí tí wọ́n pín fún ẹni tó níbẹ̀ ti kú ṣùgbọ́n fọmọ ọkùnrin méjì ilẹ̀ ọdá ọmọ ìtí balaga ọdá a si sí ń wọn lọ torí pé wọn ò tí ilé dáyé wọn kọ̀ntró àríbìníkàwà lọ́gbọ̀nà ìkan jẹ́ sáàlù ẹ̀gbọ́n abẹnú àbúrò swahili yọ ilẹ̀ lọ́wọ́ yìí wọ́n ni láà nahabu ìrìnàbí áfọn fa'aba ìwọ́yà mi wọ́pẹ́ ànàbí ìpín àwọn bà nínú nàìjíríà bẹ́ẹ̀ ni kápa méjèèjì pọ̀ nígbà oúnṣe ọlọ́run gbọ́ pé àwọn bà nínú nàìjíríà ní anílẹ̀ ṣùgbọ́n gbogbo tí wọ́n pè fúrẹ̀ ànàbí pé àwọn àgbààgbà ilé wọn ó fi aṣárùgbọ́n sọ̀rọ̀ náà ó sì ní kí wọ́n máa ma àwọn ní ọfẹ́sì ànẹ́bì ọmọ kékeré làwọn ilé inú ọfẹ́ ilé ìṣẹ́gbẹ́ ọjọ́ orí àwọn ilé lọ máa mú lọ fọ́lọ́ àwọn bàní nàìjíríà à ń fẹ́ kọ́lọ̀ fa ábà rọ̀sọ̀rọ̀ sálám bí wáyà ilimi bí hajjá tí hì máa ànẹ́bì ní ìgbà lọ́fẹ̀ torí àmì ilé in tí wọ́n dàgbà náà nà tí wọ́n èrù tí wọ́n èjèèyàn onáà ẹ̀kọ́ wẹ́kọ̀ọ́ tí kọ́kọ́ bẹ́m̀bẹ̀rún jama'a ẹjẹ́ àrọ àwọn oníkéwú wọ́n mọ́ fẹ́sì gbáwà ẹjẹ́ àrọ àwà tí ń sí wáṣì náà fún ká mẹ́jẹ kanjúpo àmọ́ orúkẹ yìí tí tó bí ànẹ́bì pípọ̀ rẹ̀ ọlọ́run fi àwọn gan bí ẹ̀ṣẹ̀ rí pẹ́lẹ̀ wọ́n kúkú mọ̀ báwọn ní ìgẹ́mí

wípé bí wọ́n bá kó lọ tí wọ́n bá kó bọ̀ bí bínú náà èmi náà ni wọ́n wà bá ẹ máa mú lọ ó sì pọ̀nlẹ̀ Yorùbá jọun nítorí pé nù ìdílé kọ̀ọ̀kan ẹni tó bá ti ráìsì tó bá ti dókè ó ti di mágàjí ó ti di olórí ilé wàsásàn gbogbo in tó bá jẹ́ ogún léun abẹ́ wọn ni máa wà wọ́n máa wá fi ìlọ́fà tó fi jẹ́ pé nílùú wáyé káyí padà ọ̀dọ́ ọba dẹ́dà ìjà alẹ̀ tán nítorí wípé in tí ń pọ̀jù ní ilẹ̀ tí bẹ́rẹ̀ àwọn lónìí àwọn tí a ń fìfẹ́ kó mọ́ra ní ọ́sọlẹ̀ bí tí ẹ gbọ́ ìtàmí ẹ̀kàn mẹ́wò pé ah, ah, àwọn arájọ́ kásàgé pété jama'a kawa stop nígbà tí mo kàbí lò tí àmọ́ wá ń dalaka yìí miláàmù wípé but anábì náà iṣẹ́ ọlọ́ni tó tọ́ ọ̀bọ̀ tí ó bá káwílé náà sọpá àti filẹ̀ ẹlẹ́ wọ́n kánàbí ọgbà lẹ́hùn bọ̀ wá ń rò pé ẹjú ṣe báyé ló ti dántọ́ dáì mọ́sásàmì ló ti dántọ́ dì àwọn èèyàn travel sí travel zone àwọn ará ọ̀hún sì mọ̀ràn wọ́n dìsìn káwọn kọ́ọ̀kan dìde ni wọ́n lọ lọ́sẹ̀ Amẹ́ríkà wípé àwọn fẹ́ gbalẹ̀ àwọn padà láti bí gbàrọ̀ bàbá bá wọn àwọn òsì fẹ́ sọ pẹ̀lú ìjọba lú àwọn torí pé agbára ìjọba lú àwọn ọ̀ka wọ́n bà bẹ̀rẹ̀ lórí social media àtẹntọ́kà àtẹntọ́kà wọ́n bà mọ́dá sí ẹ̀rí ànàbí náà sí mistake èlò lọ́fẹ́ rà ń jọ yẹn náà alẹ́ gbọ́n kẹmkẹ́ lórí igbó tí ò yẹ kí ìròyìn ọmọ ẹ̀dá sí ẹgbẹ́ ẹ̀ẹ́ ọmọ ń sọ fún ó bí rẹ̀ nígbàtí pé mo tọ́jú rẹ̀ mo sí dáadáa sí ọ mo sí kẹ́kẹ́ ó sí gbàtí ah ó ní ẹ̀ẹ̀lì torí èèyàn kẹ máa rán mi iṣẹ́ o tàbí kẹ́ sọ pé ẹfẹ́ jẹun mi o ṣe mo ní ẹbí mi tó ṣẹlẹ̀ láàrin bàbá àtọmọ nù àríyá àtọmọ kọ́mẹ́ntì bá dé tẹ̀jẹ́ bá wo kí ní ẹ̀nà gan àwọn òbí gan náà àṣíjú wọn ti ń pọ̀lẹ̀ ìjọba ìtàkì irú àrán rẹ̀ náà ó jáde ìta lónìí gbogbo wa pẹ̀lọ́kàn àánú àti fí òrò tàbí sàásánàmù àádòríkòdò ní nígbàtàwọn ìyàbá ń sọ̀rọ̀ tí ò nítumọ̀ àti wọ́n gbé lọ wájú àti wọ́n gbé lọ ẹ̀yìn èyí tó fẹsẹ̀ mẹ́jù wípé ó ń sí ọlọ́run rabẹ̀ ní o sọ́lá ìrìwáyà wá nítorí pé ìdàkejì ń tàà sọ fẹ́lẹ̀ ẹ̀kan ní àwọn kẹ́kẹ́ lè jáwá kò sọ́ntọ̀n tí ó jáde lónìí tí ó sọ pé àrùn rọ́bà bá kìí lòun wàláì kò ríṣẹ́lẹ̀ tí ó wà ní òun fẹ́ gba ilẹ̀ padà nítorí ìkíni ààrẹ ìmọ̀tọ̀lọ́run sí fáwọn bákìrì tó tún fi yàrá sí ogun sàhábà gbogbo àwọn

tó tọ́lọ́lọ́n sọ pọ́ wọ́n pa àwọn èèyàn rẹ̀ rẹ̀ tí wọ́n bá ti gba tó mú wá dìgbà báyìí ọlọ́run wọ́n bìnú sí à òun sì lè pààrẹ kò sí tó wò lè ṣe fẹ́yìn wọ́n ti sọ bẹ́ẹ̀ tó a níbi wọ́n wọ́n pé in táwọn kẹ́yàn wá tó fẹ́ torí eléyìn wẹ̀wọ̀n kó tún wá jẹ́ wípé òkú mẹ́ta lẹ̀wọ̀n tí ó tó wà ìyẹn kànà bí ikó òṣèlú na bá dìde ó jẹ́ sẹ́nú ẹ̀dùn ilé àbákìrì ní gbá lọ ní àbúbákìrì yàwó ìṣà ní àbákìrì sí àwọn òkúnra ah, sóhìbì láyé akhrij man indak Abubakar gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sọ pé kí wọ́n yẹra ọ̀rọ̀ ta fẹ́ sọ ìtí kẹta ọgbọ̀lọgbọ̀ Abubakar ní ààlì sáwọn ará lè ní àbí níbẹ̀ ni kò sí dáṣọ méjì ó wọlé àdàbí sí ìdàkẹ́ lójú ẹsẹ̀ ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìdàkẹ́un láti sẹ́mọ̀ ní àti dálákẹ́ pé sórí bá Abubakar wí gbòsè orí nù ó di ẹ̀rí kìíní ẹ̀ríkèjì já àti sunan dàmàtí mìdìrì ìsìnlẹ̀ sọ̀hì bukata defesin wọ́n ní ìdí nǹkan ó sì ọlọ́run wá ń ké gbàjáre a ma ní ìdí nǹkan báyìí bó láti ṣe nǹkan kàrùkú bá ní kọ́ wá ni máa àbùkọ́ ìtàlẹ̀ ahìlik gbogbo tó kó wáyìí kí lókù ó ní kò sí nǹkan bẹ́ẹ̀ sí ní tó tó 40,000 dirham 40,000 dirham o ní kápítà ti fi ń ṣòwò a lè máa wò pé sọ́lọ́wọ́ náà wà náà wà lé olówó ni o nítorí pé ràkúnmí tó tó bí pin tó jẹ́ pé wọn ò lè ràkúnmí kẹ̀kẹ́ tí wọ́n sọ wípé wọn ọ̀gbáyàn tí èyàn lè ràjú bẹ́ẹ̀ lọ 13 dirham ní ẹ̀ntà maka lọ́dún náà 13 ẹ̀rìkẹ́ wá ní 40,000 dirham ooo kọ̀wọ́ 15 dirham 13 dirhams ní sí wọ́n mara kò mítọ́ ọdá àtán wọ́n mara mẹ́wàá nínú 1 oran wò tí wọ́n 1,000 1 oran 30 dirham 1,200 dirham wọ́n mara fíra 100 ìràkùnmí 1,300 owó mẹ́lù kó sọwọ́ in sọwọ́ in jèrè máa kọrẹ̀rú ilé kọrẹ̀wáì gbogbo tàti yàṣánà bí ló maka owó yẹn sì padà padà padà padà padà padà 35 sí 36 sí lọ́nà ìjẹ́rẹ̀ wọ́n jẹun lọ́wọ́ sẹ̀yẹ̀ kan kò sí kápítà ma 5,000 iná eh, dirham sí 4,000 ilókòrò mẹ́dínà ìtú sọ́wọ́ ìjẹ́rẹ̀ náà ṣùgbọ́n kápítà wọ́n tó bá mọ́ gbogbo tó wá kù pátá náà ló tó wá kó lẹ́yìn àbí ni àwọn ará ilé wa ń kọ́ ó ní mo ti fọ́lọ́wà tàbí ilẹ̀ fún mọ́rù náà dé ó lájí ti ẹ̀dẹ̀ ma àpẹẹsẹ̀ láàrín kí ló fílẹ̀ fáwọn ará ilé rẹ̀ ah, <laughs> à kí wá ní tí wà méjèèjì àwọn mìíràn wá bọ́bẹ̀ wọ́n ní ṣé pé èèyàn lè fi gbogbo dúkìá rẹ̀ tọrọ wọ́n lè èèyàn gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn sì lè ṣe bẹ́ẹ̀ tọrọ àti rẹ́rí ẹ mọ́ fẹ́ sọ́rọ̀ mi sí kólóbó gbogbo ẹni tó bá mọ̀ pé tó ń bá ti Umaru ah mo pàṣẹ́dì pàṣẹ́dì wọn ṣùgbọ́n alhamdulillah mọ́wọ́ ìmáni wọn gbéyàn. Níwọ̀n wọ́n bí àbákìrì, àbákìrì ní òun fọ́lá àtànàbí ilẹ̀kan torí pé ń bọ̀ fẹ́ kò lé ọ́sọ fáwọn ará ilẹ̀. Wọ́n ní ọ́fọ́lá àtànàbí ilẹ̀kan a ma wá bọ́ ṣe yè méjì máa kó lọ. Àwọn àfáà ní ẹsọ fóntọ̀n. Wọ́n ní ta ni, gbogbo ẹni tó lòun fẹ́ máa ṣiṣẹ́ ọlọ́run, ọjà abánàbí ṣeṣe, èyí lè dúẹ̀rù fọ́mẹ̀ntì tó lòun lọ sí jáde, ẹ pé padà.

bí àwọn ará rẹ̀ náà sí jólórí rẹ̀. a fẹ́ ẹ̀rí ẹ̀rí ìpìlẹ̀ sí wa tí ó dàrú ó nìyẹn tẹ́nìkan bá ti mú ẹ̀rí kan wá ẹ má jẹ́ kó dàrú mọ́ wa lọ ẹjẹ́ ẹ̀fàrà sí pìlẹ̀ jẹ̀mẹ́rà bá a ṣe ń wíṣ tíyàwó ẹnì kọ̀ọ̀kan wá màpa ní 10 million naira ní báńkì kò lè jẹ́ àfi 1 million bẹ́ẹ̀ sí sọ́dákọ̀ sí mọ́sára sí àfi téèyàn bá sọ lógún torú gẹ̀gẹ̀n tí ọkọ̀ bá ń sọ nǹkan 15 lọ ni wọ́n máa sọ tẹ̀rí àbùsẹ́ ma ọwẹ́ pé irú ilẹ̀ tí ó fi lọ́yìn jọ síun tẹ́ bá rú kọ́kọ́ tí ẹ̀lọ́ dọ́pọ́sì 10 million iná tí àgbó owó ti tábàun dẹ́pọ́sìtì ẹwà mọ́ ẹlọ́nà lájọ máa bẹ yóò kùkù sí ọlọ́run jẹ́ ní ẹni ó sí lè rẹ̀ oníkójá ọmọ ẹ̀bẹ̀ pé yẹ yóò ilẹ̀ jẹ́ rírà kí ni a bá lórí ilẹ̀ yìí mọ́sẹ̀sẹ̀ ọ̀sọ́lám wọ́n ọ̀fọ́kà láti sánmà aláhádìl arbi kùgbúrú jahiliyyatun fa amọ̀rọ̀ bí i àrọ̀sọ̀ ọ̀sọ́lám fanubishat àwọn sàárè àwọn tí ń kú sínú àǹsì nǹkan mí láìjọlọ́n tí ń ṣẹbọ kú àwọn ọ̀sẹ̀bọ̀ sàárè wọn bẹ̀lú ibẹ̀ ó ń sọlọ́ ní ẹmà ọmọ kàmùlọ́wọ́ èèwọ̀ ni ibi a bá sí a mùsùlùmí sí wọ́n gbọ́dọ̀ tún ń kò bẹ́ o sẹ́ẹ̀sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ń ṣẹlẹ̀ nílùú gbogbo àwọn èèyàn bí wà lónílẹ̀ ní ọkùnṣọ̀kọ̀ sásùn ibi a bá ti fi ṣe ìtẹ́ ọ̀rọ̀ kọ́dọ̀ àti ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe gbogbo wáyà kúrò àti ṣe fún ọgbàlùgbọ́ ma kápọ̀bọ̀ ẹ̀rì pé àwọn ìbéèrè kan bẹ tí wọ́n ma bí wá tó jẹ́ wípé ẹ̀sìn wá ti fèsì wò tó bíá irú ẹ̀ nílé ìrìnsìn ustad tó wá jẹ́ pẹ́jọ ebi ìjọba ìsìláàmù ti ma bí ọ́n ṣe wọ́n àṣẹ ibi àwátáwọ̀ ọmọ pẹ̀ títì gbàdìkan àmọ́ wá sí díẹ̀ ààrẹ jímù ti mọ́ ẹjá sí ìkùnfàánà láti máa díẹ̀ díẹ̀ tàbí tó kó bẹ ẹjá tó náà tàbí jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ islamu ṣe bẹ́ gbogbo nǹkan ti wà létò létò ṣùgbọ́n kò sí húrúmà húrúmà ní ọ̀wọ̀ kò sí ọ̀wọ̀ fókù kèfèrí òkú mùsùlùmí lọ́lọ́wọ̀ tó rọ́lọ́ ń musulmiwáwó òsìmáwó ohun ọlọ́rọ̀ ma sọ ó sì wà ní àdífẹ́ múlẹ̀ mọ̀mìnín aìṣàtà rọ́dún àtàràbáha ó sì rọ́ ní kẹsìrù azulmayit ka kẹsìrì hayyan kéèyàn bẹ́ kán ogun èkú tó jẹ́ musulmi fọ́lọ́n tẹ́ ìjárí láyé dáyàn lápá dáyàn lẹ́sẹ̀ tí è tí ìkú náà ni irú ọ̀ràn tó ń tọ́ wọn kàn wájú ọlọ́nà irú nira ni ọkùn náà kó tó jáì láyé ni o àbí gbangba lìkàmà àti tọ́lọ̀ ń jàmá ẹjẹ́ ká ma ẹjẹ́ a ma rí hàláwà pé mùsùlùmí ni a ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí a dẹ̀ sí àyí ní tí ó tẹ̀njọ́ ọba ti tán nínú ọ̀pọ̀lọpọ̀ fi ẹni ẹlọ́mìnà ọmọ pé mùsùlùmí lóhun wọ́n ti ti pèrún ẹjẹ́ lọ kí Kò fí ẹ̀mí pé mùsùlùmí ni a, Kìrìsìmẹ́lẹ́ni

ọsáwà ma wọn ó yá ẹ máa wú àwọn sàárì wọn mú wà àlèyà kírọ̀bùn kọ́rìbùn ojú ibi tó bá gajú ààyè tó bá gajú bí tí ń bá ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ lọ àwọn bí nígbà tó yàn kọ́ bè lọ ọwá ju bí ebè lọ ọwá lórí ilẹ̀ orí gbọ́gbọ́ gbọ́gbọ́ fa umero bí a fasuwiyat wọ́n sàbé babbala wà láàrin ẹwọ́ ilẹ̀ ilẹ̀ tọ́jẹ́ pé kèése ilẹ̀ rọ̀ ilé òkó kí wọ́n tó wà dúró òkú wọ́n sàgbó egun bẹ̀ wọ́n sàgbó egun bẹ̀ ẹsọ fún tọ́n lónìí o egun ní ń sáì tó jẹ́ egun àwọn tó kú sínú ìṣirọ́kì wọ́n lọ dànù níbo ní ti jó kankan náà bẹ̀ tí wọ́n fi ń mú kọ níbo ní ti fi kankan wọ́wọ́ bẹ̀ ìpìlẹ̀ sí wà rẹ̀ o níbo ní ti rápi ògùn o lẹ́yìn rẹ̀ àwọn gẹ́gẹ́lẹ́ wọ́n bọ́ bẹ̀ jígà sọ́fẹ́ fàṣúwíyàtì wọ́n lẹ́bù rẹ̀ lọ wọ́n àlẹ́yà ṣọ́dùn náhàl igi dàbínú ìbẹ̀lórí rẹ̀ fa umira bí a fàkútí àti ọya ẹmà gẹ wọ́n gẹ o ní ńlá ní pílà fún masalasi bí ẹsẹ̀ gẹ wọ́n gẹ sí sáìsì ìzànfẹ́ jẹ̀rídà yùsákọ́fù bí i ilmasjid òní wọ́n fi masalasi bí wọ́n ṣe pìlẹ̀ ẹ̀rẹ̀ wọ́n ṣe gbà wọn kan wọ́n wà bẹ̀rẹ̀ sí kọ́ masalasi níjọ́ náà lọ́n gbogbo ìtagbàrá gbé wọ́n kọ́ 100 feet mọ̀rọ̀bà ní lẹ́ǹtì àti bẹ́ǹtì 100 100 tí gbé wá kọ̀ bán wọ́n wà bẹ̀rẹ̀ wọn mọ̀ bíríkì labina labina ànábì wá bẹ̀rẹ̀ ìwà olórí gidi tí ó sírú olórí bẹ́ẹ̀ nítorí wípé àfijọ́ lànàbí ọmọ jẹ́ kò lè jọ ǹgan mọ́ sallallahu alaihi wasallam mo sọ gbogbo ń tàbá wáyé wá ṣe tí a máa sọ pé àà ilé ìbálà káyè mú tàbí bí ti ṣe gbogbo ẹn tó fẹ́ ṣe padà wà láti bá o lè ṣe bí rẹ̀ bèèlè pọ́ ṣe dáa jùlọ kàkà márùn kéyìn ò ní jùyàwó kan lọ kó sì rí déédéé sí kò sí ó ń bá dálẹ̀ bá tọ́sà láwọn ọkùnrin tó ń kálukú ń wo pé kí ló mú lọ bọ́lọ̀ àwa gan ló ẹkínú wọ́n mọ́ bàjẹ́ pé ah! kò sí ẹwọ́n àlẹ́wọ̀ wà ká ní ìyàwó kan lọ láti tó fi sàánú wa o sáà sì sàánú ara wa báyìí ọkùnrin gan ló ẹkẹ́rù ọmọ bà jùbó sí ẹlọ àrẹ́bí ìyàn yọ kéèyàn fẹ́ fẹ́ obìnrin tó ti bí máa bì kan kọmọ wọ́n sọ pé ẹ̀rẹ̀ eh, ìfẹ́ rímọ̀ rímọ̀ torí pé kọ̀sẹ̀ tí ó ṣe bí bàbá ọmọ ìfún mi káàmì ò ní à pẹ̀lú ògbú ọlọ́run ó sì máa rán àmà ìtí pé mọ̀dà wọn pọ̀ tí ó sì rí bẹ́ẹ̀ jálẹ̀ Ànábì náà lọ yẹyọ elé ìsọ fún ìyàwó rẹ̀ tọgbọ́mọ wá bá tọgbọ́mọ wá fẹ́ kò sí àlá ọmọ náà wá ṣe dédé àkọ̀bí ẹni tó ṣẹ̀wà fẹ́ sápẹ̀rẹ̀ ń jọ ń gbé lọ wọ́n tó fàmí jẹ́jì sí skú wọ́n sáparí ó lẹ́bùn wọn ọmọ tí ẹ gbé wá fẹ́ ó mú é ọmọ tí ẹ mú é ó mú sí méjì ọ̀rẹ́ rẹ̀ tí ó bá wá admission òun jẹ́ fíìsì

yóò sì gbé ti ọmọ tí wá gbéfẹ́ torí àdé ògbèsè fún ìyá rẹ̀ yóò sì gbẹ̀lọ àbí yọ́ parọ́ fún ìyá rẹ̀ nílé pé ah ọ̀nà sáti ẹ̀ṣọ́sà àánú wà báyìí torí pé àti kó gbọ́n ọmọ méjèèjì gan sójú ọ̀nà kan náà gan ẹ̀rù sábáyàn ọbẹ̀rẹ̀ nà yóò ra yíyọ kí ó kọrọ ọmọ rẹ̀ torí pé ń tàn ti sọ fún àwọn lọ anábì dá ọmọ tí wá gbéfẹ́ pọ̀ ọ́dà pọ̀ àwọn àyà wọn pé àà ah, ah, ah. àṣìbẹ̀ salawatu rabbi wa salamu alayhi annabi ọlọ́run ta ló sì láwọn àsìkò kan ọ̀tá sí agẹrẹun láwọn àsìkò kan ọlọ́run náà ó fò náà sí abí àsí àwọn èèyàn mi ànàbí ọlọ́run sí mi kò sínú

tẹ́yẹ́ tẹ́ kíkọ́ rẹ̀ pé ìsáàsì ìtọ́bá ti pẹ́lẹ̀ nǹkan yọ́ padà mọ́ ìtọ́mìtì ìtọ́mìtì mọ́ kankan o ikọ́ wọlé àti kùn àti sálẹ́kù àti ìtọ́ ẹnu gan tọ́jẹ́ tó gbó ìkorò ni èyí tó fẹ́ pàdé láti kùn náà ìkorò náà ni kò sì sẹ́jọ́ fẹ́ dágbà ọlọ́ni wà máa nú àmìrún lọ́nà kìsò fìlhọ́lìk ẹ̀ntà bá dàlàgbà náà ní sẹ́ẹ̀rí pé tí ó dàkù ní ìwọ̀ ìyẹn náà mà gbogbo ilẹ̀ ìfúnsọpọ́lọ̀ jẹ́ àádáyì gbogbo ọmọ èkèrè ti mú kí àgbàlagbà ẹni àjàgbé ẹni tí ó ti dìde tí ó ti ṣe tí ó ṣe lọ tẹ́lẹ̀ gbogbo ọmọ àdúgbò ẹ̀rẹ́ àjàgbé bàbá jẹ́ àgbà náà lọ́fà in tí mọ́ mẹ́kẹ́ mọ́ kí àgbàlagbà sákọ̀ ta ló tó bẹ̀ ta ni ó pè ṣùgbọ́n ní pẹ̀ jẹ́ ìfúnra yìí tó ọlọ́run dákùn sí ajẹ́jẹ́ o ọlọ́run dákùn sí ajẹ́ mú àdó ọlọ́run dákùn mú àdó ibi tàà dò sí ní jùmọ̀ ilé mẹ́rin torí pé afẹ́ sèstìmbà fọ́tí àwọn nǹkan kọ̀ọ̀kan tàà fẹ́ mú jáde ń bẹ̀ ibi tàà dúró sínà ní wípé bóò ni wọ́n ṣe ń pì kí à ilẹ̀ tí wọ́n fẹ́ kọ́ mọ́sáṣà nàbí sí kó tó di wípé kíkọ́ rẹ̀ síkẹ́ ni ọbẹ̀rẹ̀ tí ó nígbàtí wọ́n ń kọlọ irú sí sí orí ń sí tó náà ọmọ àbí ọkọ̀ mẹ́ ìgbàtí àkọ́ tán sí wọ́n ẹ̀mẹ́lò ní àkọ́ lójú ànábì sallallahu alaihi wasallama kí sì lọ fa iye ìgbàun bákan náà sí rántún fẹ̀ sí lásìkò Abubakar asàlàyé àsìkò Umaru nǹkan asàlàyé àsìkò Usman nǹkan asàlàyé àsìkò Ali nǹkan asàlàyé ìyàwó ni nínú ẹn tí ó kọ̀lé fún ọláyé tó fi kọlé fún lálìjẹ̀ náà jẹ́ àwà mẹ́wọ̀ torí ẹnu ní ọlẹ́ni tó bá kọ́ sáṣí fún ọláyé ọkọ̀lé fún lálìjẹ̀ náà ọlọ́n dápọ̀ jẹ́ ní lálìjẹ̀ náà táà bá tó wá ní mẹ́jì àkájú lọ bá jẹ́ sí ọ̀pẹ́ pẹ́pẹ́ lórí ìyọnú rẹ̀ àti kòngẹ́ rẹ̀ mọ́sá àlùwà fún ìyọnú rẹ̀ náà jẹ́lẹ̀ ìhàkìlá ọlọ́wọ̀lá ọgbọ̀ta ilẹ̀ ìbẹ̀rẹ̀ خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام فإن مسجد رسول الله صلى الله عليه وسلم بالمدينة والمسجد الثاني من بين المساجد الثلاثة التي أجاز الشارع شد الرحال إليها كيف بني هذا المسجد فلهذا المسجد دور عظيم في هذا الدين الحنيف دخل رسول الله صلى الله عليه وسلم المدينة ونزل عند أبي أيوب الأنصاري وبيته دوران نزل صلى الله عليه وسلم في الدور الأول بقرب مسجده ثم قضى رسول الله صلى الله عليه وسلم أسبوعا وبعد استكمال الأسبوع الثاني رأى مكان الذي بركت فيه ناقته فسأل عن هذا المكان فإذا هو مربد لبني نجار دعاهم رسول الله صلى الله عليه وسلم يا بني نجار سامنوني وسامنوني مربدكم ها آه، حائطكم هذا وقد كان هذا المربد ملكا لغلامين يتيمين سهل وسهيل جاءوا الرسول صلى الله عليه وسلم مع بني نجار فلما جاءوا رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله لا نثامنك إياه ولا نساومك إياه وإنما نطلب ثمنه من الله تعالى فقال سلوى سهيل بل نهبك يا رسول الله لا نريد ثمنا لكن رسول الله صلى الله عليه وسلم أبى أن يقبل هذا المربد منهما بعلمه بحاجتهما فأعطاهم فأعطاهما فمنه وقد جاء من رواية أن الذي دفع رسول الله صلى الله عليه وسلم هو أبو بكر على كل هكذا اشترى رسول الله صلى الله عليه وسلم أرض مسجده الشريف وأوقفه لله سبحانه وتسامى بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت بغده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام قبل استكمال أسبوعين من قدوم رسول الله صلى الله عليه وسلم المدينة شرع في بناء مسجده الشريف وبعد أن اشترى هذه الأرض عليها قبور جاهلية فأمر بها رسول الله صلى الله عليه وسلم فنبشت وعليها كذلك خرب وحرب فأمر بها فسويت وعليها كذلك شرط النخل فأمر بها فقطعت ووعدت جريدتها سقفا لهذا المسجد الشريف بدأوا في هذا البناء بعد استكمال أسبوعين من قدر صلى المدينة لما بدأوا في بنائه شاركهم رسول الله صلى الله عليه وسلم مشاركة خلدها التاريخ وكل من أراد أن يدير أمور الناس لا بد أن يتعلم من شأن رسول الله صلى الله عليه وسلم ومن مشاركته مع أصحابه في بناء هذا المسجد حتى وجده واحد منهم عارضا لبنة في بطنه فقال يا رسول الله ناولنيها فقال اذهب وخذ غيرها اذهب فاحتمل غيرها فإنك لست بأفقر مني إلى الله صلوات ربه وسلامه عليه نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا اشفي مرضى المسلمين واغفر لموتى المسلمين ولا تحوجنا ربنا إلى طبيب يداوينا يا أرحم الراحمين اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدا فيه بنفسه وصلنا الملائكة وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مقولة الشهيه ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا